إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí ó tún ṣe ní rọrùn fún wa láti pé kí a kójọpọ̀ ní rọ̀lẹ́ láti ránra wa létí ọ̀rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala àti sunan nabi sallallahu àlàyé nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá òdodo so ibi ibn abdullah aljabiri òun náà ni ìjọ ti fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ àkídà ahlus sunna wal jama'a nípa ibi tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wà ibn abi hatim ó gbà wá látọ̀dọ̀ àwọn àrọ̀zíyẹ́ pé wa anna allaha ala arshihi ní pé àti dájúdájú pé Ọlọ́hun Ọba ó wà lórí ala rẹ̀ ba'inun min khalqihi ọlọ́wọ́n bá wà lórí àràṣí rẹ̀ ó wà separate kó lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ so kama wasafa nafsahu fi kitabi gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá sí ròrí ara rẹ̀ báyìí nínú tírà rẹ̀ wa ala lisani rasuli ó sì ròrí ara rẹ̀ báyìí náà lórí ahán òjíṣẹ́ rẹ̀ bila kayfin ó lóyìn ara rẹ̀ a sì máa fi ń rinlẹ̀ fọ́lọ́wọ́ bá báyìí bìlà kéèfì láì júwe bó ṣe jẹ́ ahata bi kulli shay'in ilma bó ṣe wá ṣe pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wà lórí al-arshi yẹn o ìmá rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan pátápátá laysa kamithlihi shay' Ọlọ́run Ọba lọ́ba tó ń gbọ́ ọlọ́wọ̀n bá ló bá olórí náà Sheikh Ubayda fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ Ibn Abi Hatimi tó gbá wa pé wọ́n bá àwọn olùmọ̀ lórí ẹ̀ tí ìjìmá wà lórí ẹ̀ wọ́n ni fahadha shuru'un wọ́n lélẹ̀ ìbráǹchì lọ fi tafsili ma ajmala al níbi kí a ṣàlàyé nǹkan tí ẹni tó kọtíra tó ń sọ ní ṣókí rahimahullah wọ́n ni fi ma naqalahu 'anil imamayn níbi nǹkan tó gbà wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ méjèèjì ar-Raziyayn tí wọ́n láti rọ́ yìí min i'tiqadihim nínú àdìsọ́kàn wọn min i'tiqadihima wa àti nǹkan táwọn méjì bá Iraq ni wa sham àbí ní sham ni wal yemen wani wa kana al-musannifu rahimahullah wala ni tó kọ tírà qad bada'a dhalikum bil imani billah wani wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba li'annahu aslul usul torí pé ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba yìí ni ìpìlẹ̀ gbogbo àwọn ìpìlẹ̀ pátápátá thumma atba'ahu lẹ́yìn náà wá tẹ̀lé bil i'tiqadil haqqi fil qur'an nípa àdìsọ́kàn òdodo nípa Qur'an wọ́n ní nípa àdìsọ́kàn òdodo ẹ̀yẹ́ ká jùkò dada ẹ̀yẹ́ súnmọ́ ẹ̀yẹ́ súnmọ́ kẹ́yìn jọ wà papọ̀ so nípa àdìsọ́kàn òdodo nípa Qur'an pé wal Qur'anu kalamullah Qur'an rí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni wa kalamullahi ọ̀rọ̀ Ọlọ́run ọba rí sífàtún láhù ìròyìn ní fún ọ̀rọ̀ ọba wọ́n ni fàkọ́ùlù wọ́n ni gbólóhùn rẹ̀ tó ní wa anna allaha ala arshihi ní pọ́lọ́wọ́ bá wà lórí ala arshi rẹ̀ bá inun min khalqihi ọlọ́wọ́ bá wà separate kó lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ni kama wasafa bila kaifin ó wà lórí al-arashi pẹ̀lú pé àwọ mọ́ bó ti ṣe wà ní o ànímọ̀júwẹ̀ bó ti ṣe wà ń bẹ̀ wọ́n ni ahata bi kulli shay'in ilma bẹ́ àwọn ẹlòmí ṣe mọ́ sí mistake ẹ̀ àbí wọ́n sì mọ́ bọ́lẹ́nà àwọn bàbá mi pé ó rọ̀gbọ̀kú sólé al-arashi so gbogbo àwọn tafsiri báyìí so èyàn júwẹ́ kéf rẹ̀ ni o kò tọ́ wọ́n ọlọ́wọ́n bá rọ kiri gbogbo nǹkan ní ìmọ̀ àwọn ìṣẹ́bà kí ni ẹ̀rọ́bù ilman bẹ̀rún maf'ulul mutlaq kí ni ó àtìlákọ̀ àwọn Muawiya kí ni rọ́bù ilman níbi báyìí ahata bi kulli shay'in ilma ahata bi kulli shay'in ilma ni rọ́bù ilma Hmm? kí ni kí ló wà fúlápọ̀ <laughs> ara ọ̀ ẹ̀hẹ́ afá Ibrahim kí ni ahata bi kulli shay'in ilma kí ni ilma Abu Muawiya kí ló dé báyìí ah, ah. naam kí ni rabu ilma ahata bi kulli shay'in علما تمييز أبو هود تمييز لينا صح كريتو لجي حال ẹ́ kí ló ṣe lè ah. أحاط بكل شيء علما وني الله سبحانه وتعالى وكلك أبو بونك نكيني نيمة actually يصلح للتمييز أو إيه اللي بين تمييز إيه اللي بين كين إيه اللي بين حالنا so وني أحاط بكل شيء علما wọ́n ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala rọ kíríká gbogbo nǹkan ní ìmọ̀ wọ́n ni laysa kamithlihi shay'un wọ́n ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó dàbí Ọlọ́hun Ọba wa huwa samiul basir Ọlọ́hun Ọba lọba tó gbọ́nà Ọlọ́hun Ọba lọba tó ń rínà hadha bayanun wọ́n ni àlàyé yatadammanu ó kó sínú ìsìbátò sífàtùl uluwi lillah ó kó sínú ìròyìn pé ọlọ́run ọba wà lókè fún ọlọ́run ọba wọ́n ni wà dímìnà ha sífàtò lè stíwà nínú pé ìròyìn pé ọlọ́run ọba wà lókè òun náà ni ìròyìn pé ìwà lórí al'arashi oríṣiríṣi àwọn ọ̀nà láwọn yẹn máa ń tú ìstíwà ó tẹ́ pẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n bá ti ẹ̀mọ́ gbogbo àwọn oríṣiríṣi ó tẹ́ pẹ̀ẹ̀rẹ̀ ó rọ̀gbọ̀kú so oríṣiríṣi àwọn nǹkan yẹn tó ń túmọ̀ pé kíni kó ń túmọ̀ kéfì so ipò ń túnmọ̀ ó rọ̀gbọ̀kú ó dó dọ́gbandọ́gba gbogbo eléyàn tí ń júwe rẹ̀ so ó wà lórí nǹkan ó wà lórí nǹkan so wọ́n ní wal uluwa anwa'un thalatha wọ́n ní uluwa rẹ̀ ìwà lókè Ọlọ́run ọba ìpín ló pín sí torí pé àwọn Asha'ira àwọn máa fẹ́ restricted sí pín kan wọ́n ni uluwul qadri wípé agbára Ọlọ́run Ọba ìwọlókè agbára Ọlọ́run Ọba lórí gbogbo agbára pátápátá uluwul qahri ìwọlókè tó fi hàn pé Ọlọ́run Ọba wà lókè gbogbo nǹkan ó borí gbogbo nǹkan Ọlọ́run Ọba ṣe kíni Ọlọ́run tó fi hàn àti pé ìwà lókè pé Ọlọ́run bá gangan fúnra rẹ̀ ní pàápàá ó sì kíni òun gangan náà wà lókè so òun gangan náà sì kíni òun gangan náà wà lókè so wọ́n ni wàlé haza wọ́n ni nítorí eléyò qala al-imamani ìdí tí àwọn imamu àwọn mọ́mí ìtàn láti rọ́ ìtàn fi sọ nìyẹn pé ok wọ́n ni fa ahlus wọ́n ni ulúwul qadri jari Allah bá ní ulúwul qadri ulúwul qahri àti ulúwul kíni ulúwul zaat ní pé qadru Ọlọ́run Ọba agbára Ọlọ́run Ọba ó wà lókè gbogbo agbára pátápátá qahru Ọlọ́run Ọba tún ìwà lókè Ọlọ́run Ọba ó túnmọ̀ pé ó borí gbogbo nǹkan tó láwọn ó tún sí pé à tọ́lọ́wọ́ tí a bá borí nǹkan ọlọ́wọ́ bá borí wa ní kìí pó wà lókè wa ní sọ wọ́n ni olúwo that ọlọ́wọ́ bá gangan fúnra rẹ̀ nípa apá ọ̀tún wà lókè wa wọ́n ni fa ahlu sunnati wọ́n ni ìráwọn sunna yusbituna hadhihi al-anwa' min uluwillah wọ́n ma ń fi gbogbo àwọn ìran yìí kalẹ̀ sunnati wọ́n ma wá bá wọn sunna fi dhalikum níbi ilé al-mubtadi'a àwọn ọ̀rọ̀ oníbídá min jahmiya nínú àwọn jahmiya ni wa mu'tazila ta mu'tazila wa man laffa laffahum àtàwọn tó bá dàbí wọn náà min sa'iri al nínú àwọn ọ̀rọ̀ oníbídá nínú àwọn ọ̀rọ̀ oníbídá wọ́n fayunkiruna uluwa dhati wọ́n ní wọ́n máa ń takò wíwà lókè ọlọ́mọba ní pàápàá wọ́n ní wàlì hadha qala al-imamani raziyan ẹwà rí nìyẹn pé ibi táwọn ti sọ nìyẹn pé torí pé àwọn olùmọ̀ wọ́n yẹ fókọ́s lórí ibi táwọn yẹn bá ti tẹnu wọ́n bá ti kò wọ́n ní ìdíkánṣẹ́ mọ́ tún sọ pé ó wà lókè pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú kọ́ọ̀rù rẹ̀ pẹ̀lú lọ́wọ́n ní pé ọ̀rọ̀ ọba gẹ́gẹ́ fún ara lókè ohun làwọn ahlùsúnnà ó fi rinlẹ̀ wọ́n sọ ní sókí so wọ́n ni wa anna allaha ala arshihi ba'inun min khalqihi wọ́n ni ya'ani ìtumọ̀ ilé ni pé anna allaha subhanahu wa ta'ala ní pé ọ̀rọ̀ ọba ó alin ala khalqihi ó wà lókè àwọn ẹ̀dá rẹ̀ laysa halan fi shay'in min khalqihi ọlọ́wọ́ bó kò wà nínú kankan nínú ẹ̀dá rẹ̀ kò wà nínú kẹkẹ nínú ẹ̀dá rẹ̀ bí àwọn oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ orí burúkú tó pọ̀ gan so alhulul àkídà hulul kí Ọlọ́run bá hálà sáà ní àwọn ẹ̀dá rẹ̀ ó wà láyé àwọn ẹ̀dá rẹ̀ láyé ibi táwọn ẹ̀dá rẹ̀ wà so wọ́n ni lọ laysa shay'un min khalqihi hallan fihi kò sì sí kankan tó jẹ́ ẹ̀dá Ọlọ́run bá tó wà ní tó wà ní kílùkọ rẹ̀ tó rò papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba separate kó lè ọ̀dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ni wa huwa subhanahu ma'a khalqihi bi ilmihi wọ́n ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wà pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀ al-muhitu bi kulli shay ìmá rẹ̀ tó rọ kiri gbogbo nǹkan wala yuhitu bihi shay'un min khalqihi kò sì sí kankan nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá tó rọ kiri rẹ̀ لأنه سبحانه وتعالى فوق عرشه تركي الله سبحانه وتعالى ولوري عن عرشه وعرشه فوق مخلوقاته العرش الله باوسي وني أري عن إداره هو لك عن إداره وني فهو سبحانه على عرشه الله باو لوري عن عرشه مستوٍ عليه تو لوري وهو مع خلقه بعلمه

èyí yàn kọmpásì kìníyàn ní kíni ní gbogbo ọ̀nà pátápátá ni tẹ́yàn bá mú sídì ìsìn bóyá sídì yẹn gan kan so grain kan èyàn fi sọ́wọ́ gbogbo yẹn gan ohun èyàn ti ọwọ́ èyàn lásán gan ṣe kíni ó lọ kìríkà rẹ̀ lásán so gẹ́gẹ́ bá ṣe rí sí ẹ̀dá Ọlọ́run Ọba ní gẹ́gẹ́ bá ṣe rí lọ́dọ̀ Ọlọ́run Ọba ni torípé ìka kan gan lọ́lọ́run bó gbogbo sánmà sí oye ilẹ̀ ìka kan ọlọ́wọ́ bó gbé sí so it wà so insignificant débi pé ó wà so small débi pé ọlọ́wọ́ bá rọ kìríkáwa so yàtọ̀ sí pé ìmọ̀ ọlọ́wọ́ bá rọ kìríkáwa ọlọ́wọ́ bá gẹ́gẹ́ fún àrẹ́sì kíni ó rọ kìríkáwa so bó ṣe rọ kìríkáwa nìyẹn kìí pòórò papọ̀ mọ́ wa oye so yàtọ̀ wà láàrin kíkan rọ kìríká nǹkan àti kó ṣe kíni pòórò papọ̀ mọ́ nǹkan so wọ́n ni àwọn ní fala takfa alayhi khafiya wa hadhihi hiya al-ma'iyyatu al-'amma wọ́n lè yìí ni ìwà papọ̀ gbogbogbò tọ́lọ́wọ́ bá wà papọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé ya'lamu kha'inatal a'yuni ọlọ́wọ́ bá ma ẹ̀tàn mẹ́ta ló pín sí wọ́n ni ulúwul qadr òun náà ni ulúwù qadr Ọlọ́run Ọba so ulúwù qadr Ọlọ́run Ọba wa huwa anna Allaha subhanahu azim òun ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tóbi gan falaysa fawqahu azimun kò sí kankan tó tóbi tó Ọlọ́run Ọba ulúwù agbára mo tún sí tẹ́lẹ̀ but èmi náà ń wò pé qadru òdíwọ̀n náà ń pè ní qadru so but òun ni Sheikh ti ń sàlàyé pẹ̀lú explanation tó correct wọ́n ni wa huwa anna Allaha azim wọ́n ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala tóbi a falaysa fawqahu azim wọ́n ni kò sí nǹkankan tó tóbi tó wà above Ọlọ́run bá wọ́n ni wala yushbihuhu azim kò sí nǹkan tó tóbi tó tún jọ Ọlọ́run bá gẹ so tí tóbi Ọlọ́run bá wà unimaginable ọlọ́wọ̀n bá ló ní ẹ̀dá àti àṣẹ wahdahu fúnra rẹ̀ nìkan ṣoṣo wọ́n ni kama annahu lahul ibadatu wahdahu gẹ́gẹ́ bó sì pọ́ ọlọ́wọ̀n bá nìkan ló sì kíni ló ní ìjọsìn fúnra rẹ̀ nìkan ṣoṣo wọ́n ni uluwul qahri alqismu thani wọ́n ni uluwul qahri wọ́n ni wa huwa anna allaha qahirun وهو أن الله سبحانه وتعالى قاهر جميع مخلوقاته وني ìtumọ̀ ilé ní pé ọlọ́run ọba ó borí gbogbo àwọn that is ó ó kọ́hàrọ̀ ó capture wọn àbí ó defeat wọn àbí ó defeat kan but kí nǹkan ṣe kí ni kí ah, borí nǹkan so wọ́n ni eh wọ́n ni bí sultanihi wọ́n ni pẹ̀lú agbára rẹ̀ wọ́n ni wà lè hádá ya kúlù a immatuna ahlùsúnna wọ́n ni ìdí ni táwọn àwọn ni síwájú wa ahlùsúnna wal jama'a ta ma sọ pé la yaqa'u fi mulkihi ma la yurid kò lè ṣẹlẹ̀ nínú ọlá Ọlọ́run Ọba ìtọ́lọ́wọ́ bó fẹ́ bó fẹ́ wọ́n ni wọ́n sì tún ma sọ pé la yaqa'u fi mulkihi illa ma yurid kò lè ṣẹlẹ̀ nínú kingdom Ọlọ́run Ọba àyàfi nǹkan tọ́lọ́run Ọba fẹ́ so qahru ní pé kíyàn borí nǹkan kíyàn borí nǹkan pátápátá so kíyàn kí ni correct word fún so kíyàn bí ní sí tàbá ní qaharahum pé fa bí ní sí bóyá àwọn nǹkan jagun ó wá wọ́n wá lábẹ́ abẹ́ kingdom rẹ̀ ó sovereign wọ́n tọ́ so sovereign so wọ́n ni la yaqa'u fi mulkihi illa ma yurid wọ́n ni kò lè ṣẹlẹ̀ nínú kingdom ọlọ́wọ̀n bàbọ̀ tó lọ́wọ́n bó jagun kó tó kéé pé ní sọpọ́ bá jagun ara ọ ọlọ́wọ́n bá so ọlọ́wọ́n bó ló dáwà kéé sí pé èyàn sọ pé àwọn ibi àwọn aṣọ ìrọ̀ so o capture ta ló ta ló gbà tẹ́lẹ̀ tọ́nà fi wá capture rẹ̀ ara kìsí tán sọ nìyẹn wọ́n ni faman lam yuridhu Allahu lam yaqa wọ́n ni tọ́nà ọbọ̀ bá gbà lérò kò ní ṣẹlẹ̀ wọ́n ni walaysa hunaka shay'un wọ́n ni kò sí kankan o kharijan an mashi'atihi tó kú ò pé níbi tọ́nà ọba fẹ́ annafidhati tí mashi'a Ọlọ́run ọba tó ṣe pé ó máa ń

مسخرون كلهم كن يراب مسخرون أبور actually èyí rọ́bù tá tí mo bí ní tẹ́lẹ̀ tẹ̀míìzì náà ni mo wà lérò bọ̀ mo kàfẹ́ confusing bá ti mo sọ pé hàlì but yes lọ́hù tẹ̀míìzì náà ló strong jù fún pé ahata bi kulli shay'in ilma so tẹ̀míìzì náà ni so but yes lọ́hù lè hàlì kadhalik so kí ni rọ́bù musakharuna ààbúrú Abu Nusayba kí ni ọgbọ̀rọ̀ ẹ́ khabar khabar khabar àfá Ibrahim Shanite khabarun wọ́n ní falkhalku musakharuna musakharuna kulluhum wọ́n ní gbogbo àwọn ẹ̀dá gbogbo wọn ni wọ́n ni wọ́n ni wọ́n sẹ́rọ̀ ni wọ́n wà lábẹ́ servitude ọlọ́run ọba wọ́n ni bí sultanihi pẹ̀lú ọlá ọlọ́run ọba so wọ́n ni gbogbo wọn láwà lábẹ́ servitude ọlọ́run ọba pẹ̀lú sultan ọlọ́run ọba pẹ̀lú sultan ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ṣe gbogbo wọn rọ̀ ló ṣe pé ẹrú ni wọ́n jẹ́ fún ọlọ́wọ́ bá wọ́n ní báyà wọn kankan wọn sálẹ̀ ní àbí báyà kò sí nǹkan bẹ̀ wọ́n ní aljahmiya tu almu'tazila tu wọ́n ní àwọn jahmiya àwọn mu'tazila àwọn asha'ira wa jami'u nufati sifat àti gbogbo àwọn tó máa ń takò sifat pátápátá sawa'un kanu nufatan lil asma'i wa sifat bil kulliya yálà wọ́n takò àwọn asma wa sifat pátápátá ni o wa humul jahmiya àwọn lele àwọn jahmiya lele ahlu ta'til al-kulli àwọn tó ṣe pé wọ́n máa ń tako àwọn ilé àwọn máa ń reject pátápátá ni aw nufatan li sifat àbí wọ́n máa ń tako sifat duna al yàtọ̀ sáwọn okọ wa humul àwọn mu'tazila ni sáwọn mu'tazila so wani uh, illa al-asma'a la yusbituna illa al-asma'a fi za'mihim wọ́n ní wọ́n kí fi ń rìnlẹ̀ àyàfi àwọn ó kọ nínú ìròrí burúkú wọn wọ́n ní li anna isbatahum laha biduni ma'na mujarrada wọ́n ní àwọn Mu'tazila wọ́n náà ma ń fi ó kọ́ lọ́wọ́ bá nílẹ̀ ma fi nílẹ̀ bí alamu tí ò ní túnmà ní sàpá àwọn ókọ́ pọ̀ tí ò ní túnmà táwọn yẹn ma ń so ilé ìkó sínú tó sí but àwọn náà wọ́n gbà pàwọn ókọ́ lọ́wọ́ bá ní pé ah, ipé kò nítumà so ara o so ara so in tí ẹ̀ṣẹ́kù tẹ́mí ti fi mú kọ́ídà yẹn wá nínú kọ̀wádìí mọ́sílá nìyẹn pé asmahullahi a'lamun wa awsaf ní pé àwọn okọ̀ ọlọ́wọ́ bá alamu ló jẹ́ kíkà sí pé alamu lásán ní tó bá jẹ́ alamu lásán ni pé nǹkan tàà fi sọǹkà lásán kò nítumà but ó kọ́ ọlọ́wọ́ bá alamu jẹ́ ó tún wá jẹ́ kíni ó tún wá kó awsaf sínú so asmahullahi a'lamun wa awsaf وني لأن إثباته لها بدون معنى مجرد وني وأما الصفات وني فينفونها كلها وني يليان والصفات ولما باو وما رجت بقبوة باقوة قطان وني ولا, ولا عشا والأشاعرة والمترودية ولا أشاعرة مترودي وني يثبتون بعضا ومن في عوان كان له وينفون بعضا وسنتقوا عوامي so wọ́n sì ń takọ̀ àwọn wọ́n sì máa ń pè àwọn ahlu sunna ní mujassima nípa àwọn tí wọ́n describe Ọlọ́run ọba pẹ̀lú body part so ní pé àwọn mujassima nù so wọ́n ní àwọn àwọn describe Ọlọ́run ọba torí pé tẹbá bí wọ́n pé ah but Ọlọ́run ọba lóhun ní yed kó là yed tún jìnà but Ọlọ́run ọba ní ah, òun wà lókè gbogbo nǹkan lára sórí aslu ní kọ́kọ́ pé aslu ní pé Ọlọ́run ọba òjẹ̀dá náà kọ́kọ́ gba aslu ẹ̀ wọlé tó bá ti wá gba aslu ẹ̀ wọlé aslu ok ó yá ìwọ náà wá tú ọlọ́run bá wà lókè ń sìn òkè agbára rẹ̀ ló fi wà lókè gbogbo nǹkan so àti pé ó borí gbogbo nǹkan ok so bọ̀tọ̀ ara ọ̀ so ọlọ́run bá subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ bẹ́ so a sì fi ìròyìn àfihàn rẹ̀ fún ọlọ́run ṣe bí príncipù kan lẹ́yìn náà lẹ́fi sọ bẹ́ yànẹ́bí ní fa inna Allaha huwa ad-dahr príncipù kan lẹ́yìn náà lónà la tasubbu ad-dahr ọlọ́ni ẹmọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹmọ́ búgbà fa inna Allaha huwa ad-dahr tẹ́yìn náà bá tún sẹ́ẹ̀tù pọ́lọ̀ bá nígbà bàwó wa tún tó wù wá ẹwà mọ̀ ní kìíní Eh, píńsípù eh, náà lẹ́yìn náà fi takò píńsípù gbọ́lọ́wọ́ bó lè jẹ́ gbà pé kò pọ́síbù ìmọ̀ náà lẹ́yìn náà fi takò ṣùgbọ́hátù náà ṣùgbọ́hátù ní tẹ́yìn fi báwọn èèyàn jiyàn ni so ṣe rí gbogbo ẹni tẹ́ bá rí tí mọ́ jiyàn láyé kò sí ó jọra ẹ̀ lójú gbogbo ẹni tẹ́ bá rí ṣe rẹ́ni tí ó bá jọra ẹ̀ lójú tó bá nírẹ̀lẹ̀ yóò mọ̀ pé ah òun ò tó bẹ́ òun ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkẹ̀kẹ́ so asúlùwà in tí ẹ̀mọ́ ń rí pẹ̀lú gbogbo ẹni tó bá ń jiyàn pẹ̀lú àwọn èèyàn ìjọra ẹni lójú ni so pàápàá jùlọ in tó ní ní ìmọ̀ tó nípa tó kéré ni tó wà ló ń jiyàn pàápàá jùlọ nípa àwọn sífàtọ̀ ọlọ́wọ̀ bá tó sì pé in tó mọ̀ sí ń bẹ̀ ìtìbáà ni ó mọ̀ tẹ̀lé tọ́lọ́wọ̀ bá ti sọ ni so in tó ní mọ̀ ń parẹ̀ ara so ẹ̀bẹ́ iná kọ́ídà kò sí bí kọ́ídà rẹ̀ iná lò so kọ́ídà rẹ̀ iná lò náà ẹ fi kọ́ídà pé but clearly Ọlọ́run bá sọ ń bí pòun ní dáhà Ọlọ́run bá sọ ń bí pòun ní dáhà kọ́ídà rẹ̀ iná lò tẹ́ fi wọ́ọ̀kì mí ní rẹ̀ pé Ọlọ́run bò lè jẹ́ kọ́ídà làwa náà ń lò tá a fi ń wọ́kì mí náà pé Ọlọ́run bó wà lókè ìta bá ló wà lókè ó túnmọ̀ pó lára nu ẹ̀yin mùjá símọ̀ símọ̀ yìí so àkílẹ̀kọ́ rẹ̀ eléyìí ẹ̀dí yóò fi fèsì sí fún òun náà ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ad-dahru nínú nǹkan ìgbà so Ọlọ́run bá anábi sallallahu alaihi wasallam ó wá ń fi eléyìn lẹ́lẹ̀ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé Ọlọ́run bá ló ń kọ̀ntó dáhùrù ni torí pé Ọlọ́run bó lè jẹ́ kankanú ẹ̀dá rẹ̀ bọ̀ tèyí tẹ́yìn ń sọ ń kò wọlé Ọlọ́run bá lè wà lókè náà àwọn nǹkan tí mi ti mọ̀ honestly tí yẹn bá bá àwọn àṣáyírọ̀ tí wọ́n ti mú mi mú mú tàwílì pàdé ha èyàn yóò padà sákùn yóò padà dọ́gbọ́n sálọ ni so eléyìn yà búrọ̀ sọ́ra gan wọ́n ni wa amma sifat wọ́n ni fayanfunaha kullaha wọ́n ni wal asha'iratu wal maturidiyatu yuthbituna ba'dan wa yanfuna ba'dan wọ́n láwọn aṣáyẹ́rà àtàwọn maturudi wọ́n ma ń fi kan nílẹ̀ wọ́n ma ń fa àwọn kan nílẹ̀ wọ́n sì ma ń negate àwọn kan wọ́n ni fakullu haula wọ́n ni gbogbo àwọn ẹni yóò mutafikuna ala nafi uluwi that so wọ́n ma ń ṣe nafi pé Ọlọ́run Ọba gangan fúnra rẹ̀ wà lókè sẹ́ anilá fọ́lọ́wọ́ sọ pọ́lọ́wọ́ ba wa pé Ọlọ́run Ọba wà lókè lára àwọn ìdítà fún ma ń reject pọ́lọ̀wọ̀ bá wà lókè ní pé ẹ má restrict ọlọ́wọ̀ bá sáyé ó túnmọ̀ pé ẹ ti constrict ọlọ́wọ̀ bá sáyé nù whereas olúwù táwọn sọ kìí pé yẹn ń constrict bá so kìí ṣe pé yẹn ń constrict ọlọ́wọ̀ bá torí pé àwọn agun òní ma ń pa kílùkọ rẹ̀ àníma ń pa àwọn kan yìí nípa so àníma ń pa àwọn kan yìí bí nísbà nípa aláyìn tí yàn ń sọ o ní pé ìtọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala kọ́kọ́ fi ròyìn ara rẹ̀ èyàn tẹ̀ gbọ́dọ̀ fi nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwà lókè Ọlọ́run bá subhanahu wa ta'ala so láì ṣe kéfù rẹ̀ pé ó oh, ẹ̀wọ̀ bó ti wá lọ́wọ́ lókè wọn ẹ̀yìn bá ẹni òkè sánmà aláwọ̀kọ́ nìkan ni a ah. so ilé àwọn ah, ṣe pàtàkì gan so wọ́n ni ìtẹ́fìrí ni ẹ̀tàwọn afáàfi kọtíra tó pọ̀ gan nípa àrùn so ẹ́rì pé wọ́n kọtílà tó pọ̀ gan àwọn afá kọtílà tó pọ̀ gan nípa in tó jọmọ́ àrùn so az ni Ibn al-Qayyim ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ná tó wọ́n gbógun ti jù táwọn àṣánà gbógun ti jù tí wọ́n ja ogun gan olúwọ́ bá wà mẹ́ wọ́n ni thumma ashara ba'da dhalika ila shay'ayn wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n fi olúwọ́ ọlọ́wọ́ bá nílẹ̀ wọ́n wá tọ́ka sí nǹkan méjì kan wọ́n ni ash-shay'ul awwal nǹkan náà kọ́ al min al wa sunna àwọn ẹ̀rí nínú Qur'an àti sunna ala ithbati uluwi dhati lillah níbi fi ithbatu àwíwà lókè ọlọ́wọ́ bá gangan nílẹ̀ wọ́n ni fa min wani nínú tírà ọlọ́wọ́ bá alákùnrin qawluhu ta'ala òun náà ni gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní a amintum man fi sama ṣé ẹ fẹ̀mí balẹ̀ nípa ẹni tó wà ní sama so as-sama ń bí ẹ̀pẹ́ ìsẹ̀bí fíl ọlọ́wọ́ bá lò fíl ọlọ́wọ́ bá lò ń bí náà so yína ń rí stick tọ́lọ́wọ́ bá sáyè kẹ́ ló wà nínú inú sama so ẹ ti constrict ọlọ́wọ́ bá sí sama so yí so in jẹ́ ń sọ ni pé ìkánú àwọn ẹ̀dá Ọlọ́run bá tó jẹ́ sánmà ó constrict Ọlọ́run bá so bọ̀tí ara ìta sọ̀kọ́ nìyẹn so fíbà ọ̀nà méjìlá lè fi ṣàlàyé rẹ̀ ẹ̀hẹ̀ kí là ń sọ tàwí náà lẹ́yìn náà ń ṣe ìyàjọ́ ń ṣe kẹ̀kẹ́ náà ni tàwí náà lẹ́yìn náà ń ṣe kí lòun ṣe ń sìn jẹ́mọ́ kí lòun náà ṣe ń sìn èyí tàwí náà lòun náà ṣe ń sìn so inú ìjọra ẹni lójú ni pé ó ti mẹ́rada ìyẹn báyẹ̀ jìn ibi tó ti ayẹ kíyàn sọ́ra fún jù ìmọ̀ báyẹ̀ jìn àwọn kan tó ní ṣe pẹ̀lú sífàtọ̀ náà báyìí àwọn nǹkan tó ṣe pò mọ́ kèfíà rẹ̀ kò wá sí kò wá sẹ́ni tó mọ́ jiyàn lábàlá yìí tí è padà kó sí nǹkan ṣe tàwírùn ká gbọ́ oye so ìyẹn báyẹ̀ jiyàn òdodo tí yẹn wà lórí ẹ̀lẹ̀ yọ́n wà lórí ẹ̀lọ́ so wọ́n ni àmìntù man fi sàmà wọ́n ni sẹ́mi yí balẹ̀ nípa ẹni tó wà ní sàmà so ọ̀nà méjì láti sàlàyé lè torí pé àsàmà ó ní túnmà olúwò ń bí so àsàmà túnmà olúwò pé gbogbo nǹkan tó bá ti wà lókè náà ń pè ní sàmà gẹ́bọ́ so a ní pé ẹni tó wà ní olúwò àbí fi gbàmínà tó sì túnmọ̀ aláǹgbàmí oye torí pé àwọn huruful jar wọ́n ma ń ta akọba ara wọn gbàmí wọ́n ma ń gbásẹ́sẹ́ fúnra wọn so wọ́n ma ń gbásẹ́sẹ́ fúnra wọn so ọ̀nà méjì tí a fi lè ṣàlàyé rẹ̀ ní àwí so àṣàyẹ́ o ní àwí so èyí ṣe rú òdúdó òdúdó yẹn èyí ó bọ̀ tí yẹn bá léyàn fi ma báwọn èèyàn jíyàn ọ̀ oh. ṣùkúrà tí èyàn tí ìbẹni tó nílá àkáì ní torí ìjìyàn ìfìlà àkáì sí ẹni láìwọ ẹ̀rí wọ́n ni àmìntù man fi sẹ́mà yìí an yakhsifa bikumul ard wọ́n ni sẹ́mì yìí balẹ̀ nípa ẹni tó wà ní sẹ́mà pé kí a kójé kílẹ̀ kó yẹ mayí lẹ́sẹ̀ àbí kí ó kó kí ó kówó lùyìn fa'idha hiya tamur yóò wá di nǹkan tó ń ṣe kíni nǹkan tó move am amintum man fi sama àbí ẹ̀mí yí balẹ̀ ní nípa ẹni tó wà ń sama an yursila alaykum hasiba nígbé kó rán ara sí ní so fa sata'lamuna kayfa nadhir so wani ẹ padà ma bó ni àbí kó náà òkúta sí yàrí so ní pé ẹ padà ma bó ni àbúgbò ẹ̀bọ́ ni ìkìlọ̀ ṣe rí so am amintum so wọ́n ni wa qala ta'ala wọ́n lọ́wọ́n bá sọ pé fima qassahu alayna min khabari al-masih ibn maryam wọ́n ni aha kí ni rọ́bọ̀ hasiban hasab òkúta ni hasiban kí ni rọ́bọ̀ rẹ̀ abu abu nusayba وكتا مفعول به ابو معاويه كني يرب حاسبا انكم وما تعبدون من دون الله Abu Hud maf'ul bihi ṣe kò lè jẹ́ hálì fún sánmà ni an yursila samaa amintum man fi samaa an yursila alaykum bẹ́ẹ̀ ni maf'ul bihi ni so maf'ul bihi ni so hasibin bihi ó túnmọ̀ pé tí hásíbò túnmọ̀ bí atẹ́gùn ti ń já atẹ́gùn jì ti ń já pẹ̀lú agbára so bẹ́ẹ̀ ni so amin tó máa ń fi sánmà yà yóò rí sílá àríkùn hásíbà sẹ́mi yí balẹ̀ ní pé ní tó wà ní sánmà ní pé kò ní rán sí yín àbí ní pé kò atẹ́gùn tí ó máa já tí ó máa já pẹ̀lú ìjì so storm àbí kí náà máa ń so náà ń storm so maf'ulu bihi ni bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni so wọ́n ni wa qala ta'ala wọ́n lọ́nà ọba sọ pé fima qassahu alayna wọ́n ni bí nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó actually mo rò pé hálù ní tẹ́lẹ̀ lójín sọ pé yóò mọ̀ sẹ́ndì òkúta nǹkan tí sánmà tí ń rọ̀kúta sí but maf'ulu bihi ni so hasib atẹ́gùn ti ń já rìnrìn wọ́n ní wa qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ fima qassahu alayna níbi nǹkan tó sọ fún wa níbi ìtàn tọ́lọ́wọ́ bá sọ fún wa min khabari al-masih níbi ìtàn al-masih ibn maryam wọ́n ní ọlọ́wọ́ bá ní wa so èmi ìrẹ Ìsá èmi Ọlọ́run bá ma ṣe kíni ma kún Ọlọ́run yìí sì ṣe kíni yìí sì gbé ọwọ́ sókè wá sọ́dọ̀ mi wọ́n ní bákan náà Ọlọ́run bá sọ pé ilayhi yas'adul kalimut tayyib ọ̀dọ̀ Ọlọ́run bá ní àwọn ọ̀rọ̀ dáadáa ma ń gòkè lọ wal àwọn ṣe dáadáa ma ń ọlọ́wọ́ bá ní ọba tó wà lókè ọlọ́wọ́ bá ọlọ́ba tó tóbi o ọlọ́wọ́ bá sọ pé sabbih isma rabbikal a'la mímọ́ fún ọkọ̀ olúwa rẹ ọba tó wà lókè jùlọ wọ́n ni ila ghayri dhalika minal ayat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó ṣe pé clear níbi ìtọ́ka ala olúwìláà níbi ìwà lókè ọlọ́wọ́n bá olúwìláà ní ìwà lókè ti pàápàá wọ́n ni wà á ní akúl wọ́n lè mi wọ́n sọ pé olúwìláà ní pé ìwà lókè ọlọ́wọ́n bá ní pàápàá lè anna khusuma ahli sunna nítorí pé àwọn ọ̀tá ahli sunna la yunkiruna illa hadha an-naw'a min al-'ulu wọn ò takò nkankan àyàfi eléyìí nínú àwọn ọ̀ràn so ìdí tẹ́yàn fi ń focus lórí ilé yẹn nìyẹn so ìdí tẹ́yàn fi nínú pé nínú hikma ni pé ibi táwọn èèyàn ti ṣìnà òun ni kíyàn focus lé lórí wọ́n ni waqad ja'ati sunnati wọ́n ni waqad ja'ati sunnatu wọ́n ni súnnà sí ti wá bi anwa'iha thalatha pẹ̀lú àwọn ọ̀ràn ulum mẹ́tẹ̀ta yìí àbí bi anwa'iha thalatha pẹ̀lú àwọn ọ̀ràn súnnà mẹ́tẹ̀ta wọ́n ni alqawliya súnnà tọ̀rọ̀ ni o التقريرية سنة كان تنفتين أفهم كانيو والفعلية سنة إساء متواترة أولا تسي بي وقبقان دي بي كو شي جانيا بطاوان يين جانيا بإثبات علو الله نبي في والوك يلون باني له عز وجل على خلقه لوري عن ويداره so نكتفي بهذا القدر إن شاء الله أدوم بي so قلنا سبحانه وتعالى كي ojogun alikoma fún wa so kí ó kúlà wá níbi àánú àti àwọn ẹni àánú so hádà wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in yam sibiri wa subhanaka alhamdika shalla la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah